وأرد لهم ومن أتى عليه من غير عليهم ومن جعل دون ذلك فمن حيث أنشأ حتى أهل مكة في مكة صلى ربي وسلام عليه وقد وقف الإسلام شكرا أمر الهجرة لفرزك صلى الله عليه وسلم أي ترى فمزيد الفتوى ربما نقول جزا لما فرس للمولاي أتي ولا تشكره كي أولاك لا تقوم بفرزك صلى الله عليه وسلم يوم القيامة ẹ̀rọ àgbẹ́sìn lórí àti ìrọ̀ àgbẹ́sìn lọ́wọ́ àwọn ọ̀tà ara jẹ́ mùsùlùmí ìṣẹ̀lẹ̀ àríkàkúgbà ẹjá ìjọba ọmọ ilé mẹ́rin àtẹ́lẹ̀ ọwọ́ àríkàkọ̀ pàtàkì ọ̀sájú wa olóòrùn ìfún wa náà sọ̀rọ̀ káàkiri ìbára rẹ̀ káàkiri ìjẹ̀ká láàrin àwọn àti ọba rẹ̀dà wọ́n wà bí ọ̀ ní mọ́dá ní ìṣẹ́ rẹ̀ àwọn wà jẹ́ wà ní ẹrù tí ó lè bẹ̀rù rẹ̀ ìbẹ̀rù rẹ̀ ìṣẹ́lẹ̀ ọ̀pọ̀ wá jẹ́ kí kọ̀rọ̀ wa kọjá ìgbàmọ́ àwọn ọmọ ìbẹ̀rù rẹ̀ jẹmọ́ra in tí a bá lọ tó sì jẹ́ tó orí náà ní mẹ́ríkà fún ọláyé jù orí náà lọ hajj tọ́jú orí pẹ̀lẹ̀ ìdáhùn nígbó nínú àwọn olùwẹ́sì náà jẹmọ́ra hajj alọ́sùn alọ́wọ̀ tí ó rẹ̀ dájú jẹ́ jàgbíjà tẹnu hajjá mọ̀búrọ̀ hajjí tí ó rí ìbàjẹ̀nú hajjá mọ̀búrọ̀ hajjí tí ó rí ìbàjẹ̀nú fàlẹ́ لا يعجب على هذا الطواف العظيم من الرحمن أحد إلا من حجك فحج رسول الله صلى الله ẹni tó ìgbà lágbàáyì àti ẹgbàṣẹ hajji rẹ̀ gẹ́gẹ́ bí àmẹ́ni sọ́kọ̀ ọgbọ́n àrùsọ́lá ti ṣe hajji. àti wá bùkátà kẹ́lì lè máa sọ àwọn ìkẹ́kẹ́kẹ́ sáájú kó tó lè sùn ṣùgbọ́n kò sí ìbọ̀kẹ́rẹ́ ó jẹ̀ wípé àtàwọ̀sọ́rẹ̀ ọmọ ẹ̀jẹ́ ìrẹ̀tí fún àwọn àyàwó tí wọ́n ti bọ́ ìṣọ́lẹ̀ gbogbo ẹgbẹ́ tàbí ẹ̀lọ́nà ọba ẹgbẹ́ àmúṣà sí rọrùn Àgbẹ́sìn àti tí ń jẹ́ kàbáyì, haramu ni, ilé ọ̀pọ̀ ni, ọwá ní ìdúdú, ó ní ìdúdú, ó àwọn ẹnu àdá láti bí sí ní òun ara fásitì lápẹẹrẹ mọ́sásá wà yàtọ̀ sí wọ́n gbà mọ́sálásì ìlẹ́nà ọ̀rọ̀tọ̀ mọ́sálásì àpẹẹrẹ fẹ́sì ìlẹ́gbẹ̀ẹ́ ìṣẹ́ mọ́sálásì wọ́n ta bá wò ta á rí gbogbo yẹ mọ́sálásì ìkó lára inú ọ̀gbẹ̀ bí rédèrèdè èyí tó súnmọ́ wà èyí tó jìnà sí wà ó lámàá pè ní hindu haramu ọ̀nà gbogbo ìṣẹ̀lẹ̀ súnmọ́ láì lórí kábàmù tíráṣìtà rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ òṣèlú tẹ́sìtà rẹ̀ àkására yìí ọ̀pọ̀ kàbá olápàá ọ wà ní ìwòrò ní ìgbàwòrò ọ wá ní ẹnu àlà fún ìlàlá ẹgbẹ́ ó ní sáàbá dojúkọ̀ lẹ́gbẹ́ẹ̀tì láti jùgbẹ̀ sí ìwòrò ibi tí àwọn ọ̀tẹ́lẹ̀ ló tààbà tí wọ́n fún òdúgbẹ̀ tààbà ẹwọ́ sí tààbà sí ìyàjọ́ àti wọ́n sí ẹ̀yìn ìtàwọn àti wọ́n sí ìlú wọn lápàá lápàá wọ́n mú òdòdó tẹ́jú òdòdó kẹsẹ̀rẹ̀ tààbà ti kọjá ìyànà báyìí àti bọ́ sí ẹ̀yẹ ẹ̀káwọ̀. Èyí àwọn ìrìnlẹ̀ ìlú ibi bá àti ilé sí bá ṣe ṣe. Inú àwọn òní bá àti ilé bí àwọn bákà ààrẹ sí bákà. A sọ bí ẹ̀dà bákà náà wọ́n mú wọ́n bá bí wọ́n ni wọ́n tẹ́bá ti tọ̀rọ bẹ́ẹ̀ bá ti ẹgbẹ́ tó gẹ̀ẹ́tì ìbàdà. Ìtí bá bẹ̀lẹ́ ní rẹ̀ òní ìlú. Gbogbo ń tí bẹ̀lẹ́ sí ìwọ̀n tó gẹ̀ẹ́tì dé ó kè fẹ́ fún ẹ̀ àwọn wọ́n ní tí a bá mú ẹ̀rì tẹ́ ẹ bá ti ń dé ẹgbẹ́ dá bọ́nà òṣìṣẹ́ nù fún àwọn rẹ̀ ó ọgbà àyè fún tọ́jẹ́ wípé mọ́kànlá àwọn tí a bá fẹ́ lọ fẹ́ lọ fẹ́ lọ gbogbo ìdájọ́ tó rú pẹ̀lú wà ìtàṣọ́ Ìjẹ́ ìyàbá máa dẹ̀dẹ̀ rú rẹ̀ ẹyẹ ni o ẹ̀rọ ni o kìlíkà ni o kàdà ni o ẹ̀ẹ̀gbọ́nà lè tí àbẹ́ orí ẹ̀kọ́ ní kẹsẹ́ ọ̀pọ̀lọpọ̀ lẹ́gbẹ̀ẹ́ wọ́n jẹ́ 3 billion lẹ́nì kẹta tó bí kan ẹ̀yẹ ọ̀rọ̀ ọ̀pọ̀lọ̀ mẹ́ torí wípé bí ìgbà tí a ní èèyàn lọ jáde láàrín ọba ọ̀rẹ́ ṣe inú pàtàkì ìpòkòrò tó mú orílẹ̀-èdè ìtàdà àbúrò ọ̀gbọ̀n ni gbogbo àwọn ẹyẹ tí mẹ́mẹ́ ìpòkòrò yọ gbogbo àwọn àwọn àwọn èèmà èèmà èèmà èèmà ọlọ́run bá máa mọ́ sí ẹ̀bẹ̀ ní ààyè fún ọba adẹ́dà sáà gbọ́dọ̀ kọjá rẹ̀ rà ìdáàrù orí ọwà sáyẹ̀ ìkejì ọmọ jẹ́ ìdáàrù orí ọwà lórí oúnjẹ ń pè ní aṣọ ìrọ tí àwọn ọmọ tí ó bá ń pè ààrùn ààrùn ààrùn aṣọ méjèèjì àmọ́ yóò sì fi ẹ̀fẹ́ wáyé tí ẹ ṣe sì ìdẹ́bọ̀bọ̀ mi àbọ̀. Àníwọ̀sọ́lọ̀ gbọ́nà ìwọ̀sánlẹ́ ọlọ́ọ̀pá ti hàn wípé gbogbo láti pọ̀ lè mi ní gbogbo wáyé ṣe rí. Abẹ́ta àbáṣe wọ́n padà lè áàrin Màdínà ti dájú Zaifa. Àlẹ́bì ní gbogbo ẹgbẹ́ wá wà láti Màdínà tẹ́ bọ́sì Màkà tọ́jẹ́ ìlọ́lọ́rùn tẹ́ ẹgbẹ́ ẹ̀ṣẹ̀ will that change Zulhulaifa ó lẹ́ẹ̀tì jẹ́ǹtì ọlọ́run ọba rẹ̀dà. Ilẹ́ẹ̀tì jẹ́ ìbẹ̀lẹ̀ ní ó ti gbé ẹ̀yìn tẹ́ bá ń bọ̀ láti Yaman ẹgbẹ̀ láti Yalamlam jama'a tó gbódà anábí ìṣẹ́gbogbo ní ọ̀nà sí Nàìjíríà dà ọrùn nígbàrà wọ́n ti gbé tiwa wọ́kọ́ta àdìsọ̀sọ̀ wọ́kọ́ta ní àárí ìlmàjínà dalhulaifa wàhálì asham aljufa èyí tẹ́gbẹ̀ ti ṣáp jufa láti bẹ̀ ti ní wàhálì najid kormanazil ẹ̀yàrá najid kormanazil láti bẹ̀ wàhálì yaman àwọn tẹ́mbà láti yaman wọ́n bẹ̀rẹ̀ ti yà lamlam húnnà lahúnnà gbogbo bí tí mọ́ dákọ àwọn àyè àyè bí tẹ́mbà ti ń bọ̀ àwọn ará abẹ̀ àwọn ibi wọ́n ti gbénu wọ́n ma na átà àlè ìhìnà àti gbogbo ẹntọ́nà rẹ̀ bá gbàbẹ̀ wá sọ́nà mẹ́ta gbogbo mọ́dákọ ẹntọ́nà bá gbà ayé ìbáyìí ní gbogbo àmì wọ́n sọ̀rọ̀ ààrẹ ìmọ̀ tí ni pé àwọn àlúkọ wọn bẹ́ńgọ́ náà lọ́n tí Islam ò tí ìdò bẹ́ ṣùgbọ́n lọ́n ti fi hàn nàbí pé gbogbo bẹ̀ ni wọ́n gbà fọ́ gẹ́ẹ̀bì Sham gẹ́gẹ́ bí díẹ̀ náà nínú Yemen tó gbé Yemen bí fáwọn èèyàn mọ̀ náà tààrẹ yìí nìgbẹ̀rẹ̀ àríhìn àtẹ́ni tó bá jẹ́ wípé wá ṣe hajji mímọ̀nà ọ̀dọ̀ hajjá wal umra kẹfẹ́ ṣe hajji tàbí lọ́fin ọlọ́wọ̀ bá dẹ́dà ṣe tí a fà wà bàbí tòmí rahimahullahu ta'ala tí a mú wa wípé àwọn èèyàn kan lásìkò wọn yìnbọ̀gbùnúnà alannas wọ́n yìnbà bisúnà àríyìn wọ́n ta àwọn èèyàn wọ́n wá ní àwọn ti ṣe ìdádàdáyè kan o àwọn ti yàtọ̀ sí ọgbọ́ abúrú ti pẹ́tipẹ́ àwọn yìí àwọn máa ẹ̀nà lọ sí ájì níbọ̀lẹ̀ ti gbé ìrọ́mù ṣe bá gbé ìrọ́mù ọyẹ̀ dákọ̀tẹ̀ gbé ìrọ́mù lójú òfurufú wọ́n sì gbé ìrọ́mù àwọn afọ́wọ́n ṣe ìfìbátọ̀ wípé láì tí sí plane lásìkò wọn wọ́n sì ń sọ ọ̀rọ̀ láti dárò padà sáwọn kẹlẹ́nu táàtì mọ̀ wípé gbogbo ẹni tí bá ń bọ̀ bó ti ẹ̀jẹ̀ pé alhamdulillah ayé ti rọrùn débi pé ẹkù 15 minutes 30 minutes wọ́n ti máa sọ fún kálukú wípé ẹ̀yìn tẹ́fẹ́ láti Nigeria bíṣọ́ là ń bá àbọ́ àti ìrìnàtúnlọ́bá àti gbẹ̀rẹ̀ báyìí no ẹ̀yìn tẹ́fẹ́ láti Nigeria àti dẹ̀rẹ̀ kìníkà o àmọ́pàá báyìí ó kù 15 minutes tàbí kí ni o ní kọ́ọ̀tù ní kọ́ọ̀tù gbé ní lọ́wọ́ ní fúrọ́dù ní germany mawàkìtù o ní àsìkò tí a fún nǹkan tàbí ààyè tí a fún nǹkan àsìkò nínú asìlù kó tó bí pé nílò rẹ̀ pọ̀ tẹ́fí lò fún ààyè tí a bá ní mawakitu salat táìmù tá máa kírun tí ìrìn bá kí sáájú àsìkò kò ní àwọn bọ́bá kí lẹ́yìn rẹ̀ ọlọ́run bí alhajjú aṣòro ma'lumat hajji tẹ́wọ́n fún rárá rẹ̀ hajji tẹ́wọ́n ó ní àwọn oṣù tó mẹ́lọ́ ọ̀pá fílẹ̀ fún àwọn afá wá fi ma ara wọn wọ́n ní shawwal bẹ́ẹ̀ oṣù àkọ́kọ́ nù fún hajji kóso hajji abọ́ wa zulqa'ada wa zulqa'ida méjèèjì náà lani odi méjì lálẹ́sọ ẹlẹ́ẹ̀kẹta akáka àwọn àfáà ní wà aṣọ́ta àyíyàn ní ìdìlẹ̀ hijjá òun náà ní sọpẹ́dìlẹ̀ hijjá ẹ̀sọpẹ́dìlẹ̀ hajjá níbi dùlùkọ́dà dùlùkìídà ká fún àrin ẹ̀ká fún fatia tàká fún àìsọ̀kọ́ lùkọ́ádà àwọn olùkẹ́ìdà ṣùgbọ́n lùkọ́ádà olówà afọ́ òṣùgbọ́n méjèèjì náà lọ́kọ́ rẹ̀ ti èyí tó kọ̀rẹ̀ ti lùkọ́ádà tàwádé ní zulhijjá zulhajjá méjèèjì náà lọ́kọ́ rẹ̀ ti ṣùgbọ́n tó kọ̀rẹ̀ ti di lọ́dọ̀ ti ẹni bí kẹsìl ha zulhijjá zulkọ́ádà kọ́ádà hijjá oṣù ṣàwọ́lì tàwí tán sọ́rọ̀ wípé àrùsù ajì òun ni oṣù zoli kọ́ádà oṣù hajji lónà sí àti gbogbo Dhul Hijjah àwọn apákaní àtijọ́ mẹ́wàá nínú Dhul Hijjah ọ̀rọ̀ yóò wọlé àpákan nílò àtijọ́ mẹ́sàn ní òzèrè ìjà kí ó tẹ́lẹ̀ mújọ́ mẹ́sàn wọ́n ní torí pé yọ́mù àrọ́fà ìjọ àrọ́fà òní yọ́mù hajjìl akbar ounsi kọ́ ni yọ́mù hajjìl akbar ṣùgbọ́n yọ́mù àrọ́fà òǹgbẹ̀ni jájì fain ṣùgbọ́n yọ́mù hajjìl akbar òní ọjọ́ kẹsàn torí gbogbo tọ́pọ̀dùnú sí ájì ní ọ̀sẹ̀lẹ̀ jọ́nà a lọ sọ jámọ́rọ̀ akọba àáfàrí àápẹ̀ẹ́ àádọ́sọ̀ wọ́n fún ìfàbọ̀ ní ìtọ́ dáájú láàrin ìgbà tàà bá ti kásùn bátà àmọ́sáresọ náà lórí gbàbọ́lẹ̀ sọ̀rọ̀ sí tàà bá ti kásùn bátà sí ìgbà tí yíwọ̀ wọlé kí àwọ́sọ̀ wọ́n fún ìfàbọ̀ bábù nẹ́bí ṣe gẹ́rẹ́ nù ó tún padà wà kí yíwọ̀ padà ní mínà ọjọ́ ìgbàgbàwọn kẹrọ sẹ̀rẹ̀ tàhálùmù wọ́bà sẹ̀rẹ̀ fún hajji lẹ́yìn pé yọ́mà yabitu bi Mina wa yarmi al-jamarat man ta'ajjala lahu yawmani wa man ta'akhkhara lahu thalathatu ayyam kò sí fẹ́fẹ́ ní ẹ̀ka nínú gbogbo wọn àwambọ̀ in tí a ń sọ o ní wípé mo fẹ́ lọ sí hajji mo wá fẹ́ dàmìyàn hajji tó sì jẹ́ wípé ìdàmìyàn hajji yẹn méjì ló pín sí a ní ní yàtùlù fi ilì a ní yàtùlù dùkúlì fìrì àmàlì ní yàtùlù fi ilì ní pé á ah, ọ̀rọ̀ jùmọ̀ máa ṣáájì ilé ìlàtù asìr kò sí gẹ́gẹ́ sí yà ah, máa bẹ́ẹ̀ lọ máa kìjímà lọ́la ọ ti lárí níyàtù ìfèèlè àníyàkó mo nke sí nǹkan kèsí ìdàgbẹ́lẹ́bí ẹ̀ àníyàkó mo ti kó sínú nǹkan ibẹ̀ láfẹ́ gbé ìdàjọ́ lólórí jẹ̀mẹ́rà intan sọ́fà ní pé mo fẹ́ lọ sí mo láti bá ọ̀nà pé lọ sí sí pè mẹ́ta a ní ifrod tí yíò dájí nìkan sí tí ò ní ṣe umrọ pẹ̀lú rẹ̀ a ní kiran èyí ó pa hajji àti umrọ pọ̀ láì ní ìbọ́ sọ́ọ́lẹ̀ látàmátà àbẹ̀yìn náà fúnmà a sì ní àtàbẹ̀túrù oní ẹni kí ọ̀parí mọ́rọ́tán kó túbọ̀ sọ́ọ́lẹ̀ kó tún sẹ́sẹ̀ wà áwọ́ sọ padà ní yẹ́ mi ń kọjá nínú ìkọ́ọ̀tù láti wọ́n ṣàwárí ló ti kú òlé ó ti wà ní oṣù hajji ìdáǹsọ́nà kò ní èsẹ́ bẹ́ẹ̀ nínú Ramadan kò ní èsẹ́ ti ṣàbán kò sí láti Rajab a jẹ́ wípé ọjọ́ wo ni hajji ní gangan gbogbo àwọn ọjọ́ rẹ̀ gbogbo ṣàwárí ṣùgbọ́n o mo ti lè kọ́ mẹ́ bàbẹ́ bí ìgbà tẹ́ sọ wípé àṣùbá àti wọlé láti Ah, ọlọ́run fi ìkẹ̀ sínú islamu ó sì lọ ní gírí ó sì lọ ní 5 ọwọ̀lé eh, eh, eh, ah, ní 508 yóò sì jáde báyá bí 628 tàkàtàkó 630 lápẹẹrẹ 628 and 630 kéèyàn wá ọsálùwàlá wọ́n kí wọ́n sí rẹ̀ táìmù tí wọ́n kí ní mọ́sí wọn ọjẹ́ 540 olùsàlùwàlá òtìmúra ọwọ́ akọ̀rí mọ́sí láti 510 ìṣẹ́jú méjì péré ló fi rìnlẹ̀ mọ́sí láti gbà tí wọ́n ti wọlé ọwọ́ ìjókò ní retí ẹ̀yòkú bẹ́ẹ̀ lẹ́ ń bá múra kúrò lé láti ṣàwálì òní ọjẹ́ àṣọpọ́lọ̀ sọ wípé àwọn oṣù àdìyẹ ẹnìkan wà lọ àràfà fúnra tí ẹ̀ ní ṣàwálì tìrì

four miles ní bẹ̀lá ní wọn apákan nílò six miles ní apákan nílò seven ní alákúnlé òjìnà pọ̀ náà sí Madina ibẹ̀ ni ànábìdé sallallahu alaihi wasallama tó ti gbé ìrọmọ̀ àti gbogbo ẹ̀ tí bá ń bọ̀ báwọn tó bá wá jẹ́ wípé print ń dáwà ábọ̀ Madina ni ó gbà kọjá òkè ní ọjẹ́. Àìmọ́ sára Màdínà, wọ́n ni mẹ́ni àtà àlèhìnà, àtẹ́ tí ó bá ti jẹ́ wípé ó gba ibẹ̀ kọjá ní gbẹ̀rẹ̀ àlèhìnà tí è sí ìsára abẹ̀. ọbẹ̀ ni ṣe Sham, júfà iná ààyè kan ní tipẹ́tipẹ́ ń jọ tó jẹ́ pé ìlú tó pàn kèfèrè ní gbẹ́bẹ̀ ó lọ́fà ọ̀rọ̀ tán nẹ́bì sọ nígbà tí ibà gbóná tọwọ Màdínà táwọn èèyàn rínira tọ́kọ̀ àwọn èèyàn kú gan pápá káàkiri tó wá bá ní gbé lọ sí júfà júfà náà náà àti ìtẹ̀lẹ̀ ní gbẹ́bẹ̀ wọ́n rí ewé mọ́ lọ́wọ́ láfàgbà ìjújẹ́ wọ́n sọ̀bẹ̀ náà báhùn ibẹ̀ jẹ́ ojú bí àgbàrà máa gbà àkọjá àgbàrà wa ń bẹ́bẹ̀ díẹ̀ díẹ̀ débi pé lónìí ọ̀jẹ̀jú fàmà àgbàrà ti jẹ́ ọ̀pọ̀lọpọ̀ bẹ̀ta tó sí ibi kápẹ́jú fàwọn bí irú ìwé òjò àgbàrà ti á jẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ in tí òjú bí irú tó sì jẹ́ àpẹrun gbogbo ẹgbẹ́ ọmọ láti bẹ̀ ibẹ̀ ni wọ́n ti ń gbé ìrọmù nísìn sáábà àwọn tẹ́nàbí sọ tipẹ́tipẹ́ àwọn tí wọ́n sì forí kọ̀ọ̀kan wọ́n ti lọ àmbọ̀ àwọn tí wọ́n bọ̀ láti najib kọrùn manazil najib zai martafa min biladin arab gbogbo tó wọ́n wókè láti intọ́ wọ́lọ̀ náà riyadi sọ́nà gbogbo tí wọ́n Zaatu Irki ni àwọn ará Iraki wọ́n ma gbà wọlé fún rẹ̀. Ẹn tó bá wá jẹ́ wípé kèèsì ọ̀nà wọn, wọ́n ní ọ̀nà kẹkẹ nínú gbogbo àwọn ọ̀nà wọ́n sì bọ̀ kí ni wọ́n sì. Àdàrà Muhammad Adi Umar ni a lè àwọn ìpàkà al wọn lọ bá Umar bin Khattab rọ́dí ọ̀tànàbọ̀ nígbà tó di àsìkò tí ẹ̀yí pé abúrú lòmìnì ní bọ́lá máa gbàntíwà awọ́ ní ọ̀nà kẹkẹ àwọn ọ̀sìn lọ sí hajj ọwà ní ẹwọ ibi tó bá rọ̀ ìlọ́run tó súnmayí nínú gbogbo àwọn ibi tánàbí tó lẹ́yìn ẹ máa gbàbẹ̀ wọlé ibẹ̀ láti máa gbé kí ni ìṣọ́rọ̀mù yí tí a máa lẹ́yìn tí ń sí àpẹẹrẹ lẹ́yìn tí ó

òun lọ fa ọgbọ́n kan tí a Nàìjíríà máa ń dá ó sì mọ̀ lọ́dá jù tí plane bá fẹ́ gbéra ó jẹ́ pé Madina lẹ́lọ straight Madina lẹ́lọ straight professor hajj professor umro ṣùgbọ́n gbà tí plane gbé wa Madina bọ́ ti gbé lọ Madina ẹ ti di ara àti ní o Madina ìdájọ́ ọbẹ̀ lẹ́ẹ̀fì wọ ààfin ọba dẹ́dà àti lúmi náà bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀ tọ́bọ́wà pẹ̀lú wa ẹwà ń tọ́bọ̀wà láti Misra tí ó bá ń tọ́rọ rẹ̀ jùlọ làwọn náà lò ṣàmì wọ́n lò tẹ́ àti tó kó pé bá tó gbé wọn gba ẹgbẹ̀ ní àwọn gbọ́lù tó yìí tó bí wá jẹ́ pé àwọn àtànà bí láàlẹ̀ sọ̀rọ̀ wá tọ́rọ̀ sọ̀rọ̀ rẹ̀ àwọn àyè tá ti gbé ìrọ́mù kì ní èèyàn gẹ́gẹ́ ó súnmọ́yàn ìlú lọ́nà masáyé lè tọ́pọ̀ báyìí kó lè tètè yé wa awábọ̀ ẹ ń bá mẹ́ láti Nàìjíríà báyìí wọ́n sì ń rọ́ pọ́sàájì wọ́n ọgbọ́dọ̀ bẹ̀bẹ̀ ní wọ́n ọgbọ́dọ̀ kọjá mi kọ́ọ̀tù kí wọ́n wà sí ṣe wọ́n gbé wọ́n wọ̀sọ láti Èkó àbí wọ́n wọ̀sọ nínú plane aṣọ ìrọ̀rùn sí aṣọ gẹ̀gẹ̀ ní ń pè ní ìṣọ́rọ̀rùn الإحرام هو نية الدخول في النسك àníyàn ọlọ́run mo ti dàmúrí láti ṣe hajji fún ọba mo ti dàmúrí láti ṣe kíni o láti ṣe umrọ̀fọ́ ṣùgbọ́n táìmù tẹ́yẹ̀ rí àníyàn yìí aṣọ ti gbọ́dọ̀ wà lọ́rọ̀ èèyàn tí èèyàn bá wá rọ́sọ láti ilé tí ó sọ gbọ́nà yìí sí nkẹ́kẹ́ ti múnà tí àbá wọ́sọ tí àbá wọ́sọ nkẹ́kẹ́ ìdídọ̀ wúrẹ́yàn ìlà fi sọ wípé níyàtì lè fi ìlà tó àṣírù bá níyàtì dùkún tó àṣírù aṣọ tí mọ̀ wọ́sọ rán bọ́kà wọ́ ìrọ́bù ìdàmíyà kankan bákanáà kẹ́lìmà gbọ́nà labbaik Allahumma labbaik ọkà láti lónà ló ti wọ́sọ ọ̀dà mìíràn tó mẹ́sí ájì kankan ò tí lẹ́mì pé umra bájì ó sáwọn ìwò ganin mọ́kànsí jajima nísẹ́ ọ̀pẹ́ labbaika Allahumma labbaika labbaika kò tí sọ yàdẹ tó fẹ́sí umra tàbí tó fẹ́sí hajji tí ó bà tí sí àníyàn bẹ kí lè rí wa hadar rasul ní ìtàwọn ìmọ̀ tí wọ́n gbọ́wà bẹ̀rẹ̀ sàlám idha ra'a shay'an yujibu tàbí bá rí nǹkan tó wù gan nínú ilé ayé tó jẹ́ nǹkan yòmì ilé ah, Allahumma labbaika inna al-'aysha 'ayshu al-akhirah eh Ọlọ́run eh, ìpé ti ọmọdé àlùjànnà ló wù mí o àà tí a bá ní ìsẹ̀mí tó jẹ́ ìsẹ̀mí aláyé ìsẹ̀mí ìdùnnú àìdíyàn bá sẹ́rẹ̀ àlùjànnà ni àdúgbẹ́sẹ̀ ní sọ̀bá ọdúgbẹ́sẹ̀ káyọ ọmọ bà mú ẹ̀mí rẹ̀ lọ kí nǹkan ọmọ bà tí nǹkan bá lọ tẹ́kọ́ ah, àti kí nínú ọ̀sáré gbíṣẹ́ ní kìíní Allahumma àwọn àmbọ̀ láti Nigeria bá sí lọ tààlọ tààlọ tààlọ kí là fẹ́ lọ sí àlọ́ṣe hajj àlọ́ṣe umrọ a jẹ́ wípé tó bá rú tí a bá ní rọrùn fún plane tí a sì ní rọrùn fẹ́ gbọ́tọ́ plane plane bí 300 èyàn 500 gbogbo náà ni wọ́n ma wá wẹ̀ ní plane wẹ̀ wẹ̀ ọ̀dà ọ̀nkàlù ìwẹ̀ ah, ah, tí mo sọ ẹjẹ́ ìkílẹ̀ àdán tàà bá fẹ́ gbé ìhẹ̀rọm afẹ́sọ̀bá sì kọjá nínú ìkọ́tù ni o ìṣọ́rọ̀mù tí ìrọ́mù ní ìwẹ̀ tó jẹ ìwẹ̀ fún ìrọ́mù alìsàsàrámù ọwẹ̀ ṣìmọ̀kí èsì dẹ̀dẹ̀ ọdá pẹ̀bẹ̀ àwọn fáàrí tí ọ̀bá rọrùn bẹ́ẹ̀ lẹ́yìn òsì alùwàlá tí a bọ̀ wá rọrùn tí èsì tẹ́lẹ̀ mọ́mù àfọwà àgbà ibùn tèmí rahimahullahu ta'ala wọ́n ni ẹmọ́ ṣọ̀dọ̀ ẹ̀rọ ẹmọ owó àwọn

ẹjẹun ọ̀dà ẹjẹun mú àpẹẹrẹ ayé kan wá tí ó súnmọ́ máa àwọn olówó tàbáwọn ọlọ́lá ayé wọ́n a máa ṣe àpèjẹ tí wọ́n fẹ́ sàpèjẹun wọ́n wà ní invitation ó lè jẹ́ oríṣìí kọ́lọ̀ mẹ́wàá àwọn tí ó ń fún ní first class rẹ̀ ó lè jẹ́ green òní lọ́wọ́ wọn green sì rẹ̀ òjò èèyàn tẹ́nì lọ wọ́n ti mẹ́yàn tẹ́nì lọ

ìtọ́tẹ̀ ilé bláàkì wọ́n sí omi 30 ìtọ́tẹ̀ wáìtì wọ́n sí omi 40 lápẹẹrẹ tí èèyàn ọba ti múra bí ìmúra ìkún ní yẹ wọlé bẹ́ẹ̀ ní àwọn alamẹ́rí àwàmọ̀ ìgbà tí èèyàn wá wọ́n sàrọ̀ ọwọ́ so bákan náà ọdá pẹ̀ kéèyàn ò mú gbogbo àwọn àfárò ara ẹ̀kú ìkanálókún táìmù yẹn Eh, ìwọ̀n ni wọ́n abẹ́ ni gbogbo àwọn àsìkò sáàdùkínà tó gbé ìrọ́mù ọdá pọ̀ ṣùgbọ́n jẹ máa ẹmẹ́jì àfúnlẹ̀ mara wa o tó bá gbogbo àwọn nǹkan ìkó òpinlẹ̀ tí ìdàgbà ọ̀pẹ̀ ara ah, mo gbé mọ́ wá wọ́sọ níbúrẹ́ kó ti kí n ti chéǹjì aṣọ yẹ nínú ìkọ́ọ̀tù gangan ló ti kéǹjì ṣùgbọ́n mi ìkọ́ọ̀tù mi ó jẹ́ lórí òfurufú tí bá bá wọ̀ ní plane mo lè ráyè mo lè mọ́ra yẹ yọ wà gbẹba láti bí tí plane ti fẹ́ gbé ó ti wọ́tẹ̀ ọwá ọ̀pàkájẹ́ ilé òtìlé mútàjárìdán ànílìmàkíkọ̀ gbogbo tí ó bá rán ọ̀bọ̀ sí lára èèyàn lára ní wíwọ̀ ni a ń sọ tẹ́yìn bá ní agbó lẹ́dà èèyàn ọwọ́ o níwọ̀ wọ́n ìpín àwọ̀ agbó wọ́n di agbó ní ọmọ rí agbó sí ní ta máa wọ́n èèyàn gbọ́dọ̀ wọ pàǹtì bọ́ksà kùsùntọ́jọ́ lọ́kùnrin là ń sọ o inì tásọ méjèèjì wọ́n wà jẹ́ white rida rida àbìyàbọ́yìnì sí dandani nítorí wípé afẹ́lú fìyàb bìnà ìbìf àwọn aṣọ tó dáájù oní àlàmà aṣọ white oní àṣọ sáàbìsì sábà mọ́n lójú ilẹ̀ ìlànà fi gbé ìṣọ́rọ́mù tí èyàn bá fi aṣọ kọ́lọ̀ mí gbé ìrọ́mù ọ̀sàbúrú ń bẹ́ẹ̀ o ìbájẹ́ brown ìbájẹ́ kọ́sà má àwọn aṣọ tí ẹ̀sìn lé wa sáńbẹ̀ lọ aṣọ tàbí kíyàn sí ìsìlámi ó káwọn àfọ́ ọmọ o tàbí kíyàn ọmọ ọmọ fẹ́ fi àwọn èèyàn wípé ẹni white orí kúkú nìyàn ẹni kèèsì rẹ̀ omúrò black o mu aṣọ rẹ́dì ogbé lókè àwọn ìwọ̀n náwọ́ sí wọ̀nà kan láti inú tẹ́lì gbogbo ilé ayé ah, nígbò tún ní aláwọ̀ wà ní àwọn kílùkọ̀rẹ̀ ilé yìí náà fún pọ́tàbí ẹlùmí ìsìn bẹ̀tẹ̀ pé irú ẹ̀dà rẹ̀ kọ́lẹ̀ àti àti àti pàkájà sọ gbẹ́mí ọba sí white lè ní ó lò ṣá Allah in tó dáa jù náà lọ kí mùsùlùmí ló kíni kòrò ṣùgbọ́n tàà sọ wípé ẹnìkan wá wà ó ti wà ń kó ìkọ́ fẹ́ gbé ìrọ́mù kọ̀ wà sí agbára fún dúrú ìran aṣọ tó rí lọ ẹni ọmọ ìyàmẹ́lẹ̀ sì tún wọ́n rìn ẹnẹ́kò ní àánú kàtí òjòkúlọ̀wọ́ mẹ́ owó oúnjẹ ni ẹ̀mbà ní tàbátì ọ̀dá tí ká kó lórí aṣọ fún ẹ̀mẹ́ mi sọpá ọmọ ìyá ọ̀rọ̀ rí àdàrú orí okùnú láti igbé títà ya ma lọ mọ́ lò brand náà àhán inú tí ń sọ́nà kẹ́bì kọ́ wọ́n pàdé wọ́n afẹ́wà kí lẹ́nà sí hajj ẹ máa ṣe ń bọ́rọ̀ bẹ́ẹ̀ ń bẹ̀rẹ̀ tíra sọ́rọ̀ yìí tábàrà ń kábì ẹ̀gbẹ́ tó wà fásọ wà yàtàdárọ́dù mímọ̀ ويكون في ثوبين ابيضين asofofo méjì àwọn afa nso sábà ko ni pile ta feju tó dájú gẹ́gẹ́ bó ṣe pé ke se dede ke pa so white siku o naam ṣùgbọ́n an ta manna dada ko Ọlọ́run bá ni foma ko mi ese re gẹ́gẹ́ bá wo eyan ṣe sigbo tó jẹ́ pé tí wọ́n bá gbọ́ mi kana sí sí weda wẹ́gbà tìtì débi pé ẹni ọ́fẹ́ wẹ̀ kúgbò olè tọ́ bomi ìlúwọ́ olófẹ́ lómi tó lọ́wọ́ kèèṣẹ́ kú ní wọ́n fẹ́ bọ̀ kó tó mọ̀ lọ wọ́n ọ̀bọ̀ ẹ̀wùta àwọnẹ́wò wọ́n ni wọ́n bọ̀ òkú ní ẹsẹ̀ ìbọjà bíbọ́rán ẹni tí ọba fẹ́ wẹ̀kù tí ọba ti lè kọwọ́ bomi pẹ̀lú mọ́dà sí orí olóbùkátà omi tọ́lọwọ́rọ́ ah, bídùn láìtàára ọ̀rọ̀ mẹ́kọ́tù àti ìràyí ìyànjú rẹ̀ ta ibi náà láti ti dúnà ní kútùbáyì bí ọ́nà mìíràn rahman àmà tẹ̀síwájú ní kútùbà tí ń bọ̀ a rí pé àmà yà tí gbogbo àwọ́ta fẹ́ tẹ́kọ̀ àdínẹ̀ta náà ọ̀rọ̀ mẹ́gbà inṣàlá bí ọ̀bàrí bẹ̀rẹ̀ bí ọlọ́mọ́tò jẹ́ kí ọdún tí ń bọ̀ mọ́dí ọ̀yẹ́ ọlọ́njáwà ní òdíbẹ̀ lẹ́yà tàbàfíà ẹni tó ti lọ tún sí ní àlọ́tún lọ ọlọ́nìdọ́jàre máa fi ẹnìkọ̀ kan wálẹ̀ mọ́sí jáwá ń tàmà dáadáa gbogbo tí a ti wà lọ́n bá ní sọ́ra láyọ́ tàbàfíà wọ́n dé láyọ́ tàbàfíà tó ti gba ìbádà wọn wọ́n sì bá wọn ara wọn náà ní dáadáa kí wọ́n sẹ́rí padà sáàlì nínà غالمين مأجورين الحمد لله الحمد لله الذي خلق السماوات والأرض وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعدلون ثم الصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آل وصحبه أجمعين أما بعد فيا عباد الله أوصيكم ونفسي بتقوى الله هذه وصية خالقنا لجميع خلقه قال الله تعالى ولله ما في السماوات وما في الأرض ولقد وصينا الذين أوتوا الكتاب من قبلكم وإياكم أن اتقوا الله وإن تكفروا فإن لله ما في السماوات وما في الأرض وكان الله غنيا حميدا أمة الإسلام فالحج فرضه الله سبحانه وتعالى علينا بقوله ولله على الناس حج البيت وأعلم الرسول صلى الله عليه رؤوس الناس بأن ربنا سبحانه وتعالى قد فرض علينا الحج فحجوا لكن ثبت الرسول صلى الله عليه وسلم أن الحج المبرور ليس له جزاء إلا الجنة ولن يحصل أحد على هذا الثواب العظيم إلا إذا أتى بحجه على وجه أتى به رسول الله صلى الله عليه وسلم وهو القائل خذوا عني مناسككم كقوله صلوا كما رأيتموني أصلي صلوات ربي وسلام عليه أمة الإسلام لهذا الحج المواقيت الزمانية والمواقيت المكانية ربنا سبحانه وتعالى جعل الحج أشهر معلومات شوال وذي القعدة وذي الحجة إلى آخره على أرجى الأقوال كما صح عن إمام مالك رحمه الله تعالى بيد أن بعض العلم اختار تسعة أيام من ذي الحجة وبعض عشرة أيام من ذي الحجة وباقي أيام غير داخلة في عشر الحج لكن القول الصحيح في هذه المسألة أن ذا الحجة من أول لآخره من عشر الحج أمة الإسلام صح عن رسول الله صلى الله عليه وسلم أن الله سبحانه وتعالى قد حدد لنا على لسان صلى الله عليه وسلم مواقيت المكانية لكل من أراد الحج أو العمرة هذا الذي جاء في الصحيحين من حديث ابن عباس رضي الله تعالى عنهما وأرضاهما أن رسول الله صلى الله عليه وسلم وقت لآل المدينة ذا الحليفة والآل الشام الجنفة والآل النجد قرن المنازل والآل اليمن يلملم ثم قال هن لهن ومن أتاريهن من غير آلهن ممن أراد الحج والعمرة فمن كان دون ذلك فمن حيث أنشأ حتى أهل مكة من مكة بارك الله ولكم في القرآن والسنة ونفهم الله وإياكم بما فيهما من الذكر العكيم أقول ما تسمعون أستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه كان غفارا الحمد لله رب العالمين وصلاة الله وسلامه على أشرف المرسلين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد فيا عباد الله اتقوا ربكم في السر والعلن قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أمة الإسلام وقد وقت رسول الله صلى الله عليه وسلم لكل حاج أو معتمر ميقاتا ومن ليس شيء من هذه المواقيت على طريقه فإنه إذا حاذى أي مكان من هذه الأماكن فإنه يحرم أو, أو يدخل في الحج أو العمرة بنيتهما أو بنية ما يختار منهما أمة الإسلام ليس للإحرام اتسال واجب لكن صلى الله عليه وسلم ذلك لنا لكن ليس بإلزام أمة الإسلام كذلك يحرم الإنسان من ثوبين أبيضين ويكون متجردا أم مخيط هكذا فعل رسول الله صلى الله عليه وسلم ليكون أبيضين أفضل وأحسن ولا بد أن يكون نظيفين أما من أحرم بثوب ملون فلا بأس ولا شيء عليه أما أن يتجاوز الحاج أو المغرم الميقات بدون إحرام فعليه دم وسنبين هذا إن شاء الله تعالى فلما وقت صلى الله عليه وسلم هذه المواقيت قال آل العلم فهذا التوقيت علامة من علامات نبوة صلى الله عليه وسلم لأن من تلكم البلدان ما لم تفتى بعد كالشام وقد فتع جزء من اليمن وقتئذ وكذلك العراق لذلك أهل الكوفة والبصرة في آد عمر أتوه وشكوا إليه بأنهم لم يجدوا لهم ميقاتا على طريقهم ثم ندبهم وأرشدهم إلى أن يحاذوا أقرب ميقات لهم مما وفق الرسول صلى الله عليه وسلم لأهل بلدان أخرى أمة الإسلام فمن كان طريقه الجد لا بد كذلك أن يحرم إما لا بد كذلك أن يحرم بإعلام من الطيار قبل مرورهم على الميقات ولليل حمد فإنهم كانوا يقومون بهذا التنبيه إلا من غلبه النوم لذلك قال بدلهم يحقع فإنه يحرم بدخوله في الطائرة حتى لا يمر على الميقات بدون إحرام لكن العلم بيّنوا لنا ما معنى الإحرام فالإحرام نية الدخول في النسك فالإحرام ليس بمجرد لبس الإحرام أو الابتسال لا حتى وإن اتصل الإنسان من بيته ولبس ولبس الإزار والرداء وخرج بدون نية الدخول في العمر والحج فليس بمحرم لذلك قال العلم نية الفعل لا تؤثر بل نية الدخول فيه تؤثر أمة الإسلام حجوا كما حج نبيكم حجوا متأثين برسول الله صلى الله عليه وسلم مقتدين مهتدين بهذه صلوات ربي وسلام عليه ونسأل الله الرحمن أن يوفق إخوان الحجاج الذين سبقونا بالذهاب إلى الأرض المقدسة أن يوفقهم الله بهذا الحج وكذلك بقية الإخوان ممن يريد الحج في هذا العام نسأل الله تعالى أن يوفق الجميع بالذهاب وكذلك أن يوفقهم بالعمل وأن يجعل حجهم حجا مبرورا وسعيهم سعيا مشكورا وذنبهم ذنبا مغفورا وعملهم عملا متقبلا وهو على ذلك قدير وبالإجابة جدير ونسأل الله الرحمن أن يجعل وإياكم ممن يستمعون القول فيتبعون أحسنه اللهم ربنا عز لسوى المسلمين اللهم ربنا عز لسوى المسلمين اللهم ربنا عز لسوى المسلمين ودمر عاداك داء الدين اللهم ربنا انتكم لبرد المستضعفين من المؤمنين والمؤمنات في كل مكان اللهم ربنا انصر إخواننا في إثوبيا اللهم ربنا انصر إخواننا المسلمين في إثوبيا وفي غيرها من البلدان اللهم ربنا انتقم لهم وكن لهم ولا تكن عليه اللهم كن لهم معينا ونصيرا اللهم ربنا واحد صف المسلمين ودما شتات المسلمين ووفقنا لما تحب وترضى يا أرحم الراحمين إلهي الله واعلموا أن ربنا سبحانه وتعالى أمرنا بأمر بدأت بنفسه وخدنا الملكة وخلف بنا قال الله سبحانه وتعالى إن الله ملائكة يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسلما صلوا على نبيكم الصادق المسدود القائل في مقلة شيء الثابتة من صلى علي صلاة صلى الله بها عشرة اللهم ربنا صلي وسلم وبارك على نبي الكريم خاتم الأنبياء خليل الرحمن اللهم ربنا صلي وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا